الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد سبتا دي هنا ني أتكا فصل في أسمائه أبي أموك النبي صلى الله عليه وسلم سو a sì rò pé gbogbo aná láti ha so a sì wọ́ ọ̀rọ̀ alimọ́ ibn al so wákaná àti mas'ala tí alimam ibn al-qayyim dákọ̀ tó níṣe pẹ̀lú uh, ahmed so tó tafaro alátara ìtumọ̀ ahmed ṣe ìtumọ̀ fa'il ni àbí ìtumọ̀ maf'ul so àti oríṣiríṣi àwọn nǹkan tó ń sàlàyé lábala rẹ̀ tí yóò ṣe talibul ilmi láǹfàní tó gagan so uh, inṣáàláhù ta'ala faslu tó kù nínú tíra mukhtasaru sírati nabi وسيرة أصحابه العشرة بتوكان وناني ابتي الحافظ عبد الغني المقدسي تنظر فصل وني أبلاو نشأته صديد النبي صلى الله عليه وسلم بمكة نمكة وخروجه أتي إترافلره مع عمه بلو أنكوره أبي طالب إلى الشام wa zawajuhu bi khadija àti bí annabi sallallahu alaihi wasallam bó ṣe fẹ́ bó ṣe fẹ́ khadija so àti bí annabi sallallahu alaihi wasallam bó ṣe fẹ́ khadija so wani wa nasha'a rasulullahi sallallahu alaihi wasallam wọ́n òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó dàgbà yetiman ó dàgbà ní orphan ó dàgbà ní ọmọ òrukàn so yatiman ó dàgbà ní ọmọ òrukàn so yatimu tó wà ablag gani torí pé annabi sallallahu alaihi wasallam bàbá rẹ̀ kú ìgbà wo ni bàbá rẹ̀ kú so nígbàtí wọ́n lóyún rẹ̀ tán lóyún annabi sallallahu alaihi wasallam so al-ikhtilaf so ìyá rẹ̀ sì kú nígbàtí nígbàtí ó pé kíni ọmọdún mẹ́fà so nígbà tó pọ̀ ọmọdún mẹ́fà ọkọ so aso anabi sallallahu alaihi wasallam dàgbà ní ní ọmọ òrukàn ní ìjọ ọmọ òrukàn tó pírípírí pátápátá so àti ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àwọn ni wọn ò sí mọ́ so a sọ fún wa pé ìyá anábi sallallahu alaihi wasallam so ní pé ó mú anábi so sallallahu alaihi wasallam òun àtànábì àti Ummu Ayman so Ummu Ayman kí lọ́kọ́ rẹ̀ so Baraka so Ummu Ayman so Baraka al so tó jẹ́ járíyà fún bàbá rẹ̀ tó jẹ́ ọmọ ẹrúbìnrin ẹrúbìnrin bàbá nabi sallallahu alaihi wasallam so àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lọ sí Madina so wọ́n lọ sí Madina torí pé bọ́lá ní bàbá nabi sallallahu alaihi wasallam kú sí so bayna medina wa makka so nínú àwọn nínú riwaya mi ó kú sí medina so gbogbo ilé láti ṣàlàyé fún wa o kò dá ká gbàgbé rẹ̀ o so ìdí ta fi ń kà ní pé kálí ma ma ń gbogbo wa so ìyá annabi sallallahu alaihi wasallam ó wá mú annabi wọ́n lọ sí medina láti lọ bẹ̀ àwọn family rẹ̀ àwọn family wo ni wọ́n níbẹ̀ àwọn khuula khu'ula ní ma ń pè wọn ubuwa ni àwọn tó ní ṣe pẹ̀lú bàbá àbí so umuwa oní tó ní ṣe pẹ̀lú ìyá ukhuwa ní tó ní ṣe pẹ̀lú kí ìjọmọ̀ ìyá àbí so khu'ula so khu'ula òun ni nǹkan tó ní ṣe pẹ̀lú kí so àwọn fámílì ìyá oye, so àwọn fámílì ìyá so khu'ula nìyẹn so wọ́n lọ rí àwọn tó jẹ́ húlà sí wọn so àwọn sì ní kíni àwọn ni kọlù tani kọlù jaddo rẹ̀ abdulmuttalib so kọlù jaddo rẹ̀ abdulmuttalib àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ìyá abdulmuttalib so ti yé so àwọn kọlù abdulmuttalib so àwọn kílá pè àwọn banú kíni eh banu najjar so banu najjar so ní medina so àwọn banu najjar ní medina gbogbo ilé láti sàlàyé fún wa so ya nabi sallallahu alaihi wasallam àti annabi sallallahu alaihi wasallam àti umu aiman so wọ́n lọ bẹ̀ wọ́n wò so wọ́n lọ bẹ̀ wọ́n wò so wọ́n sì wọ́n dó síbẹ̀ so nígbàtí nígbàtí wọ́n tí wọ́n lò oṣù kẹta wọ́n padà lọ wọ́n padà lọ Mákà so ibi tí wọ́n ti ń padà lọ Mákkà ni wọ́n ni ya nabi sallallahu alaihi wasallam kú so láyé tán pè ní gini abuwa so láyé tán pè ní gini abuwa so láàrin Mákkà àti gini àti Madina so láyé yìí ni ya nabi sallallahu alaihi wasallam so ló kú sí so ní tó fi pé tá nabi sallallahu alaihi wasallam tá nabi bá ń gba Mákkà lọ ń sàbítà nẹ́bí bá ń ṣe ìrìnàjò so nẹ́bí sallallahu alaihi wasallam wọn rílẹ̀ pé àrẹ́bí visiti sàárè ìyá rẹ̀ so wá nínú sahih muslim so nínú hadithi abu huraira so ni zara nabiyyu sallallahu alaihi wasallama qabra ummihi fabaka baka wani annabi sallallahu alaihi wasallam bẹ sàárè ìyá wò annabi wá so wa abka man hawla so àwọn tó wà láyìíká annabi sallallahu alaihi wasallam náà sí sunkún tán nẹ́bí sunkún yóò pa wọn náà lẹ́kún thumma qala ó wá sọ pé ista'adhantu rabbi mo gbàyànda lọ́wọ́ olúwa mi fi ziyarati qabri ummi láti ṣe àbẹ̀wò sàárẹ̀ ìyá mi so fa adhina li ó sì gbà mí yọ̀nda wasta'adhantuhu fil istighfar mo wá gbàyànda ọ̀rọ̀ ọba nípa ìmá ìsàforíjì fún ìtọrọ àforíjì fún láhà fún yà mi falam ya'dhan li kò gbà fún mi fazuru al-qubur Ànábì ní so ẹ máa visit àwọn sàréè o tuzakirukum al-maut yóò máa jẹ́ kí ẹ rántí ikú so nínú riwaya tó wà ní musnad imam ahmad wani kharajna ma'a rasulillahi sallallahu alaihi wasallam wani àwọn jáde pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run Ọba hatta idha kunna bi waddan fi dáyé tán pè ní waddan so to àyè yìí ó súnmọ́ àbúwà ṣe pé àbúwà lásọ pé ìyá nabi sallallahu alaihi wasallam kú sí so wàdá ni àyè to súnmọ́ abuwa gan so anabi wá ní makanakum so makanakum that is ẹdúlá yìí yẹn so hatta atikum títí fi padà wá báyìí fantalaq wọ́n ní wá lọ thumma ja'ana wa huwa thaqil wọ́n ní wá padà wá lẹ́ni tó sì pé ah ó ti ó banújẹ́ gẹ̀ so faqala ó sọ pé inni ataitu qabra ummi muhammad ó ní mo lọ sàárè ìyá muhammad ni so anábi sallallahu alaihi wasallam wọ́n sọ pé sọ báyìí fasa'altu rabbi shafa'a mo wá bi olúwa mi fún pé kí n ṣìpẹ̀ ya'ni laha ó wá fún mi

so ó sì máa ń ṣẹlẹ̀ gan pé kíyàn máa súnmọ́ wọn gan láwọn àsìkò tó bá rẹ̀ wọ́n kíyàn máa wà pẹ̀lú wọn kíyàn máa ṣe khidma wọn kíyàn máa bá wọn sọ̀rọ̀ kọ́dà tí wọ́n bá ní láti ṣe ní àjọ lọ́wọ́ wà pẹ̀lú wọn ni kíyàn máa bá wọn sọ̀rọ̀ tawhid àwọn àsùsẹ́ lásìkò tíyàn ba ti ń súnmọ́ kú èyàn máa ti máa pé tọ̀ ó ti kòun nìkan báyìí gbogbo àwọn kẹta máa jọ ń ṣe káàmpù bídá àti ṣírkùkì so wọ́n ìsábà sí mẹ́gbà sẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí náà ni so tamaka tún wá fẹ́ bẹ̀wò tamá tún gbé ṣírkù wá ẹ̀pọ̀pọ̀ mẹ́kọ̀ fún wọn so tamá gbé ṣírkù wá gbogbo ẹ̀ náà ó yẹ kíyàn náà kíyàn wà pẹ̀lú òbíyàn so yíò ma sọ yíò ma sọ fún wọn náà yíò ma sọ sàbí ìdánilẹ́kọ̀ọ́ tó bá sáǹfàní so yíò ma fi ránṣẹ́ sí wọn ẹgbọ́ àbí tí a bá ti bá wọn sọ rí pé èyàn sẹ́ndì ẹ̀ sí wọn bí yóò bá ti ẹ̀lé ẹni tí àwọn tí bá ti ẹ̀ ń tọ́jú àwọn tí ẹ̀ ń tọ́jú tí ẹ̀ ń ó yẹ kí èyàn lè máa bá wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan pé eléyìí ò tọ́ eléyìí ò but èyàn náà bá ti jẹ́ ní tí ọmọ tó jọmọ dáadáa lọ́dọ̀ àwọn òbí rẹ̀ so ní ma ń fa kò ní fàyè ilẹ̀ fún gbogbo àwọn kẹbàí so wà nábi sallallahu alaihi wasallam nábi yẹn ránká kó lè sí pẹ̀ so so ah, Ànábì wà ní 6 years báyìí so n wá ní àwọn sọ bí báyìí pé ah, yatiman yakfuluhu jadduhu Abdul Muttalib so ẹni to wá bẹ̀rẹ̀ sí tọ́jú Ànábì òun ní kíni grandfather rẹ̀ Abdul Abdul Muttalib so àwọn náà sì mọ̀ pé Abdul Muttalib o so nínú àwọn sayyidi nínú Quraish so nínú àwọn sayyid nínú Quraish nínú àwọn ọmọ Bani Hashim ni so lẹ́yìn Hashim Abdul Muttalib yìí òun náà sì tún ní kíni òun náà ló tún di pé ó tún jẹ́ bí ọ̀gá fáwọn Quraish so bí unofficial chief so táwọn Quraish ma ń recognize ara wọn pẹ̀lú láàrin ara wọn so lẹ́yìn Hashim Abdul Muttalib ibn ibn Hashim so lẹ́yìn Hashim Abdul Muttalib so sayyid Quraishi ni wọ́n sì ni ó jẹ́ ni tí ó ma ń ṣe dáadáa sán nabi sallallahu alaihi wasallam ga so kúrò ma gbé annabi àmà àwọn orin míwà tí àwọn tí ń bẹnu àwọn tíra síyàrù mi tó sì pé tọ́ Allahu alam ala kulli hal al-Hafiz Abdul Ghani al-Maqdisi wọ́n sọ pé lẹ́yìn gbàyẹ̀wò lẹ́yìn lẹ́yìn abdulmuttalib òun ni kí ni abu talib so abu talib so nígbàtí nígbàtí ya nabi sallallahu alaihi wasallam kú torí pé tẹ́bà tẹ́bà gbàgbé ìbàtà kátó wọ́bọ́ sí fasulun fi asma'ihi in ta n sọ́lọ ní kí ni rọ̀dọ́ọ̀n rẹ̀ àbí a sọ pé rọ̀dọ́ọ̀n rẹ̀ ó wà lọ́dọ̀ halima gbà yẹn bọ̀ nígbàtí kí sọ ṣakò sọ́dìrì ìláyà nẹ́bì sallallahu alaihi wasallam nígbà tó ṣẹlẹ̀ halima dá padà lọ́sọ́dọ̀ ya rẹ̀ oye so halima dá padà lọ́sọ́dọ̀ rẹ̀ ìgbà yẹn ní ọmọdún mélòó ni ọmọdún mẹ́rin oye so halima dá padà lọ́sọ́dọ̀ ya rẹ̀ so nínú àwọn nǹkan tí àwọn mustashirikun ní tán ń lò ní pé tí sọ ṣakò sọ́dìrò nílẹ̀ pé àwọn tó wà ń kékeré so sóhun náà lè yíò wà gbàgbọ́ ó lè ìtìlátù lè ṣẹlẹ̀ ẹ̀dàkùn ẹwọ bá sí ń fi ìtìlátò sí tísà nábi sallallahu alaihi wasallam so èyí tó ṣe pé ẹlòmí ìgán sí ìgán míwà tó ṣẹlẹ̀ sẹ́lòmí ìgán lọ́mọdún mẹ́ta tẹ́yàn yìí rántí dòní àbí sí lọ́mọdún mẹ́rin àbí lọ́mọdún márùn tẹ́yàn tẹ́yàn nígbàgbé so bóyá àwọn búlálà kan tẹ́yàn jẹ àbí ìgbádùn náà ni àbí gbogbo orú nǹkan tó bá jẹ́ sẹ́wọ̀n kẹwàá so lẹ́yìn ìgbà tó wá dáa padà so yá nabi sallallahu alaihi wasallam kú so lọ́lọ́ jádù rẹ̀ Abdul Muttalib so lẹ́yìn ìgbà yẹn ló ṣe wá di ọ̀dọ̀ Abu Talib but Abu Talib sì ṣe ẹ̀gbọ́n ni àbábúrò sí bàbá Nabi sallallahu alaihi wasallam kí ló dé kí ló dé sọ pé ẹ̀gbọ́n ni nínú riwaya tó gbajúmọ̀ Abdullah ni ọmọ àbíkẹ́yìn Abdul Muttalib sọ́yí so wọ́n ni wa tahharahu Allahu azza wa jalla wọ́n ni Ọlọ́run bá wá fún annabi sallallahu alaihi wasallam náà min danasil jahiliya nínú dọ̀tí jahiliya so nínú doti jahiliya wa min kulli aibin àti kò níbi gbogbo àlébù so ele sì rẹ̀ yìí nínú àwọn ìròyìn àwọn annabi Ọlọ́run ọba ni ní pé before kan tó kọ́lọ̀wọ́ bá tó fún wọn nínú búwà wọn èkí ń jọ dáràn so eléyìí ẹ̀rí pọ́lọ́wọ́ bá máa ń ṣe fáwọn tí wọ́n jẹ́ olùjogún àwọn annabi Ọlọ́run bá nínú àwọn olùmọ̀ tẹbá ń ka sí rọ àwọn ulama al-akhyar before kan tó wá mẹ́ before kan tó ṣe kíní umaru yíwa pẹ̀lú àwọn wà dáadáa ẹbá ń ka sí rọ bàbá bin Baz so kò jọ láwùjọ so kìí ṣe pé man taba so yẹn tó bá túbá lódòdó Ọlọ́run ọgbọ́gbà so kìí ṣe pé ẹni tó túbá sí súnà là ń sọ so eléyìí o kò sálébù lórí irú ẹni báyìí àbẹ́ni tó yẹ pé bóyá gan bóyá kìí tẹ bóyá oníwà bí kan ní tẹ́lẹ̀ so àbẹ́ ẹlẹ́sẹ̀ gbáǹkọ̀ gbìní ó wá padà túbá so wá dé yàn rí ń bẹ́nà àwọn sálàf tó rí bẹ́ẹ̀ náà so ń bẹ́nà àwọn sálàf tó yẹ pé wọ́n túbá kò nínú ẹ̀ṣẹ̀ kódà nínú àwọn imma zuhud àti wara omi tó wọ́n ròyìn pé so kana yashrabu al-khamr so but ó túbá so eléyìí ò túnmọ̀ pé but in ta ń sọ ní pé àwọn tán padà máa ẹlòmí láwùjọ wà ìtò ìpé padà máa ń padà wọ́ wọ́n sẹ́ni so bí a gbèrò mọ́kan bí a mugbó mọ́kan bí gbogbo àwọn àwọn kàbáyìn so but àwọn ànábì Ọlọ́run ọba sí ìrọ̀ wọn máa wà tọ́ yíbà so ilé èyàn ní láti mójútó so jọ́ kan ìkan náà àwọn èyàn fi ń la àwọn ọmọ ìyá tó wà lórí súnnà tó wà lórí sàlàfíyà òun ni pé tán bá fẹ́ sáfẹ́ mọ́ sọ́ntà àìdá tó ń ṣe wọn nílé mú nǹkan wá pé ẹ̀hún ṣe báyìí in the past àbí nǹkan pa àwọn nǹkan tí ò ní túnmà so àwọn nǹkan tí ò ní tí ò ní gófà wọ́n mọ̀ mú wá eléyìí ò pé èèyàn ní kàmálò kódà if there is anything gan tó bá yí nǹkan wà ní opposite rẹ̀ gan ẹlẹ́sẹ̀ ìyẹn lọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala bọ̀ sátúrọ̀ Ọlọ́run Ọba tó ga gan but ala kulli hal eléyìí sífà àwọn nàbí Ọlọ́run Ọba ni pé wọ́n mọ̀ wọ́n pé wọ́n iṣẹ́ ni tí wọ́n máa tí wọ́n jẹ́ oníwà burúkú wọ́n ti wà lórí síra dáadáa ọ̀nà ọ̀bọ̀ tún wá wà fákọ̀ọ̀n so wọ́n ni wà min kulli eh, min danasil jahiliya nínú dọ̀tí jahiliya so nínú ẹbọ jahiliya ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala fún annabi mọ́kún bẹ́ so torí pé gbogbo bí tí wọ́n bá ti jọ́sìn fọ́nà ọba wọn ò ní problem tí wọ́n bá má jọ́sìn fọ́nà ọba sáà ti mọ́ta kò wọ́n ni so ibi tí wọ́n bá ti tẹ̀lé súnnà wọn ò ní problem kó wọ́n bá má ṣe tí wọ́n ṣe bọ̀ sáà má ṣe gini sáà mọ́ta kò wọ́n so wọ́n takò wọn so bí nísìn ẹni tó ń ṣe súfí tí wọ́n ń ṣe tọ̀rí kọ lójú méjèèjì so wọn ò ní problem pẹ̀lú rẹ̀ tó bá máa tó bá máa ma ṣe wàsífà ó bá máa ṣe gbogbo ẹ̀ lókùnmà tó bá yẹ pé kíni tó kùnmà tó bá yẹ pé ó sáà ayé ló ń bá ká eh, ọmọdé ní ṣe oúnjẹ so ọmọdé ní ṣe oúnjẹ so wọn ní problem pẹ̀lú rẹ̀ wa min kulli Ọlọ́run bá sì fún annabi sallallahu alaihi wasallam ní gbogbo àwọn àwà tó rẹwà hatta lam yakun yu'raf bayna qawmihi illa bil amin àfi pé wọn ò mọ̀ pẹ̀lú nǹkan láàrin àwọn èèyàn àfi al so al amin ẹni trustworthy wọ́n ma annabi sallallahu alaihi wasallam sí pé so sífà yìí sífà tí ó yẹ kí gbogbo àbẹ́ni tí àwọn èèyàn wọ́n ma ti wo ti ẹ̀kọ́ sí tó fi ma ṣe tẹ̀lé nẹ́bí sallallahu alaihi wasallam sífà tó yẹ kó níní ọ kí wọ́n trustworthy gan ó dá sífà yìí nínú sífà àwọn nẹ́bí ọlọ́wọ́ bá tó ga jù ní wọ́n ni liman shahadu min amanatihi nínú àwọn nǹkan tí wọ́n rí trustworthiness annabi ṣe sì rígbà tí ẹ máa trustworthy ìgbà tí yẹn bá tálákà ní gbogbo yẹn ló lè máa pàdé wọn gbà tó bá understanding ah brother wọn kò sí ní kò sí ní fi máa ń fi tí fi máa ń náwó àwọn èèyàn kùlàlà kùlàlà ah, kò sí mọ̀tí lọ́wọ́ rẹ̀ ni eh, èyí tó bá tún wọlé ní ó tún fi kún àwọn ara ọ̀ ìgbà tí èèyàn máa mọ̀ pé èèyàn wà trustworthy ìgbà tí ò bá sí nǹkan lọ́wọ́ ni gbogbo èèyàn ló wà trustworthy tó bá ti dé gbogbo èèyàn ló wà trustworthy tó bá ti so but ìgbà tí èyàn máa pé èyàn wà trustworthy ìgbà tí ò ní kankan lọ́wọ́ náà ni so kìí ṣe excuse pé ah, ah brother manage gan àwọn owó tẹ́ san fún lọ́dọ̀ àwọn àwámù ni pé tẹ̀wọ̀n tí tálákà bá jẹ́ kọ̀wán so jàmbá àdéhùn àbẹ́ni tí wà trustworthy ah, kò tí sí nǹkan lọ́wọ́ ni pé oníṣẹ́ ọwọ́ ni bàtà tí ń ṣe sàbákò tí ń ṣe pé àà ah, ẹmà pé owó bátìrì tí wọ́n ní ó fi rago kò ní fi mú gàrí so kí ló kọ̀ so so ìgbà tí ẹ̀mà mọ̀ pé èyàn jẹ́ àmìn ìgbà tí ò bá ní kankan lọ́wọ́ náà so kìí ṣe excuse so ìgbà tí ò bá ní kankan lọ́wọ́ ni so wọ́n ni wasidki hadithihi àti ìjọ lódodo nínú ọ̀rọ̀ rẹ̀ so ní táwọn èyàn fi máa nabi sallallahu alaihi wasallam ni wa taharatihi àti bá pure wọ́n ni falamma balagha ithnatay asharata so nígbàtá nabi sallallahu alaihi wasallam pé 12 years so nígbàtá nabi sallallahu alaihi wasallam pé 12 years kharaja ma'a ammihi abi talibin ila sham so ó jáde pẹ̀lú ọnkù abu travel pẹ̀lú ọnkù abi talib ila ila sham lọ sí kíni lọ sí sham hatta balagha hatta balagha busra títà fi délù tan pẹ̀ ní busra so wọ́n sọ bíbà níbi hamish pé madinatu a janobi gharbi Suriya wọ́n ní ìlú kan tó wà ní south eh, eh kí náà ń pè south south eh, west Suriya oye so south west Syria so so wọ́n máa ń pè láyé jọ wọ́n máa ń pè ní Basra so àwọn kílùkọ rẹ̀ àwọn fúrùs wọ́n pè ní Basra pẹ̀lú zai so àwọn àwọn kílùkọ àwọn afá Islam wọ́n pè ní Busra ó yàtọ̀ sí Basra oye Basra ibo lòun wà ní ẹ̀ tí Sham ló wà wọ́n ní Sham ló wà wọ́n ní fara'ahu bahira arwahib wọ́n ní ó wá rí o arwahib so ìtàn bahira ìtàn tó gbajúmọ̀ ní ọsíra ni so ibn ishaq dákọrẹ̀ ibn hisham dákọrẹ̀ alwaqidi àwọn bẹ̀bẹ̀ lọ so bahira arwahib so orí fa'arafahu bi sífàtihì wọ́n ló wá dá nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn descriptions rẹ̀ so dá nabi sallallahu alaihi wasallam ó dá ma pẹ̀lú àwọn descriptions rẹ̀ faja'a wa akhadha bi yadihi wọ́n ni ó wá mọ́ wà nábi sallallahu alaihi wasallam wa qala ó wá sọ pé hadha sayyidul alamin so eléyìí ni olórí gbogbo ayé so hadha rasulu rabbil alamin eléyìí ni òjíṣẹ́ gbogbo ayé hadha yab'athuhu Allahu rahmatan lil alamin so eléyìí so wọ́n ni faqila lahu àwọn ọdún mélòó lánàbí sallallahu alaihi wasallam nígbà tó wà báyìí 12 years ni o wọ́n ni faqila lahu wọ́n ni wọ́n sọ fún pé wa ma ilmuka bidhalik bó ni wọ́n sí mele qala innakum hina aqbaltum min al-aqaba lam yabqa shajaratun igi kankan ò ṣẹ́kù o wàlá hajjarun àbókúta kan o illa kharra sajida àyàfi kó ṣe gíní kó ṣe sujúd wàlá yasjudun àwọn eléyìn wọn kì í forí ba wọn kì í ṣe sujúd o illa li nabiyyin àyàfi fúkíní àyàfi fún annabi sallallahu alaihi wasallam wa inna so wọ́n ni wasa'ala Aba Talibin wọ́n ni ó wá bí Abu Talib faraddahu ó wá dá padà like ó dá padà sí Makkah khawfan alayhi min al-yahud ó ń páyà fún lórí àwọn kíni lórí àwọn yahudi ní pé ta bá dáama wọ́n akhrajahu tirmidhi níbi hamish bí wọ́n sọ pé alimamu tirmidhi ló gbáwa walhakimu fil mustadrak àti alhakim abu abdillah wàkọ́lá sọ̀híhún aláṣàrìdì ṣeéhì wọ́n ni alhakim sọ pé sọ̀híhì ni lórí ṣàrìtù àwọn ṣeéhì so abukhari àti muslim wàlám yóò kìrìyà àmẹ́jì òsì gbájáde kò sínú ó súnmọ̀ pé kò sínú bukhari àti gini àti muslim wàkọ́lá zahabi al-zahabi sọ fi síra síra mujalladi aláwọ̀kọ́ nínú síra alamin nubala munkarun jiddan so azahabi sọ pé kí ni munkarun jiddan so but riwa a uh, hadithi bó lọ́rọ̀ rẹ̀ bó ló ṣe jẹ́ ẹ̀rí pé wọ́n sọ pé alimamu Tirmidhi ló gbà wá bí ẹ jẹ́ ká lọ wo gangan nínú jami'a alimamu Tirmidhi bó ṣe wá gangan so uh, alhafiz abdulgani al-Maqdisi àwọn lakọsọ rẹ̀ wọ́n summarize ẹni sai ká padà nú sínú jami'a Tirmidhi so nínú jami'a Tirmidhi so nínú hadith 3620 ó wá ń bẹ̀ pé àbí Musa al-Ash'ari so àbí Musa al-Ash'ari òun ló gba hadith yíwa ó ní qala kharaja Abu Talib ila Sham ó ní Abu travel lọ Sham wa kharaja ma'ahu an-nabiyyu sallallahu alayhi wasallam anabi sallallahu alayhi wasallam náà sì travel pẹ̀lú rẹ̀ fi ashiyakhin min quraish pẹ̀lú àwọn àgbàlagbà kan nínú quraish falamma ashrafu ala rahib nígbàtí wọ́n rí rahib tí wọ́n rí rabai so rabai yahudi rabai wọn jew habatu that is wọ́n sọ̀kalẹ̀ fahallu rihalahum so wọ́n wá wọ́n ta tẹ́ntì wọn àbí wọ́n dúó síbẹ̀ fakharaja ilayhim ar-rahib so rábà yẹn ó wá bá wọn wa kanu qabla dhalik síwájú eléyò yamuruna bihi wọ́n sì máa ń kọjá gba ẹgbẹ́ rẹ̀ àbí wọ́n kọjá pẹ̀lú rẹ̀ fala yakhruju ilayhim so kò ní jáde sí wọn wala yaltafit kò sì ní wọ́ọ̀dọ̀ wọn qala fahum yahulluna rihalahum so wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé àwọn ẹrù wọn kalẹ̀ faja'ala yatakhallaluhum rahib so rábà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń wọ àárín wọn so rábà yẹn bẹ̀rẹ̀ sí ń wọ àárín wọn lọ hatta ja'a tí tó fi wá wá fa akhadha bi yadi rasulillahi sallallahu alaihi wasallam ó wá mú ọwọ́ òjíṣẹ́ ọlọ́wọ́ ba qala hadha sayyidul alamin ẹ̀rì pé alhafiz Bukhari náà wọ́n dákọ̀ ilé ìbẹ̀ so ní pé hadha rasulu rabbil alamin yab'athuhu Allahu rahmatan lil alamin faqala lahu ashyakhun min quraish so àwọn àgbàlagbà nínú quraish wọ́n sọ pé ma ilmuka ma faqala innakum hina ashraftumul aqaba min al aqaba nígbà tẹ́ ń bọ̀ wá látojú ọ̀nà lam yabqa shajarun igi kankan òsẹ́kù wala hajarun abókúta illa kharra sajidan àyàfi pé ó ṣe sujúd wala yasjudani illa li nabi wọn ò sì kí ń ṣe sujúd àyàfi fún annabi sallallahu alaihi wasallam wa inni a'rifuhu bi khatamin nubuwa so rọ́bà yìí sọ pé ẹ̀rì pé gbogbo bá ti ń sọ̀rọ̀ rọ́bà yìí bí sẹ́dàkọ̀ bá hírama sadaqa bahira ma nínú bíbáyìí so wọ́n kẹ ní rahiba bí so ìdí mọ́wọ́ wọ́n ni wà inni a'rifuhu ó wá ní èmi dáama ó bí khatamin nubuwa pẹ̀lú sílì ìjẹ́ annabi so pẹ̀lú sílì ìjẹ́ annabi asfala min gudurufi katifihi so tó wà lábẹ́ èjìká rẹ̀ so sílẹ̀ khatamu nubuwa tó wà lára nabi sallallahu alaihi wasallam so nínú àwọn sífà nabi sallallahu alaihi wasallam lè so yi so a awo inshallah so wani a mithla tufaha tó dà gẹ́gẹ́ bí hapu wani thumma raja'a wani lẹ́yìn náà wọ́n padà fasọ́nà alahum ta'aman arọ́hìbù hìrábà yìí ó wá ṣe oúnjẹ fún wọn falamma ajáhùn bihi nígbàtí ó gbóúnjẹ yìí wá bá wọn wa kana huwa fi ri'ayatil ibili wọ́n lá nẹ́bì sallallahu alaihi wasallam anẹ́bì sí mójútó àwọn ràkúnmí gbà yẹn qala arsilu ilayhi ó ní ẹnikan lọ pè wá fa aqbala wọ́n ni ó anẹ́bì wá bẹ̀rẹ̀ sí ń bọ̀ wa alayhi ghamamatun tudhilluhu wọ́n ni cloud kan wá ń bọ̀ anẹ́bì sallallahu ẹ má ẹ má fẹ̀mí sí dáadáa so cloud kan wá ń bọ́ annabi sallallahu alaihi wasallam falamma dana min alqawm nígbàtí annabi sallallahu alaihi wasallam súnmọ́ àwọn àwọn àwọn àwọn tọ́jọ́ sí ni àjò wajadahum qad sabaquhu ila fay'i shajara ó rí pé wọ́n ti wọ́n ti síwájú òun sí bògì igi so wọ́n ní falamma jalasa nígbàtí annabi jókòó ma la fai'u shajarati alayhi bogigi yẹn sike ni ó shift sọ́lá nabi sallallahu alaihi wasallam faqala unzuru wani rahibu yí rábà yí wá sọ pé ẹ wò ila fai'i shajara ẹ wò bogi igi ma la alayhi ó shift sọ́lá nabi sallallahu alaihi wasallam fa baynama huwa qa'imun alayhim wa huwa yunashiduhum wani bí rábà yìí bó ṣe wà láàrin wọn tó ń sálàyé fún wọn àbí tó ń bẹ̀ wọn alla yadhhabu bihi ila Rum ní pé ká má mú annabi sallallahu alaihi wasallam lọ sí Rome wọ́n ni fa inna Rum torí pé Rome o idha ra'awhu tán bá rí arafuhu bis-sifa wọ́n dáma pẹ̀lú ròyìn fayaqtulunahu wọ́n pa faltafata fa bi sab'atin wọ́n ní wọ́n wò yẹnyẹn bá ṣe rí àwọn méje kan nìyẹn qad aqbalu min ar-Rum wọ́n bọ̀ wá láti Rome fastaqbalahum so wá pàdé wọn faqala ma ja'a bikum ó wá ní kí ni kírètẹ̀ wá qalu ji'na wọ́n ní àwọ́ anna hadha an-nabiyya pé annabi kan o kharijun min hadha ash yóò jáde nínú oṣù yìí falamiyẹ́bù kan tọrí ikùn ojú ọ̀nà kan sẹ́kù ilá bu'itha ilayhi bí unasin àyàfi kan tí wọ́n ti fàwọn èèyàn sọ wa ana qad a ukhbirna àwọn àwọn sì ti fún wa níro khabarahu nípa ìròyìn rẹ̀ bu'ithna ila tariqika wọ́n gbé wa dìde sí ojú ọ̀nà yìí hadha faqala wọ́n sọ pé hal khalfakum ahadun huwa khayrun minkum wọ́n ní só wà lẹ́yìn yín o láti sáwọn ẹlòmí tó ń bọ̀ wá lẹ́yìn yín wọ́n ní inna qad ukhbirna khabarahu wọ́n ní qalu innama ukhbirna khabarahu bi tariqika hadha wọ́n kà fún wọn rò pẹ̀lú ojú ọ̀nà yìí ni hal yastadi'u ahadun minan nasi raddahu sẹ́ni kẹ́kẹ́ ní kápá nínú àwọn èèyàn láti dá padà qalu la wọ́n ní ara qala fabaya'uhu wọ́n bá búra fún annabi sallallahu alaihi wasallam wa aqamu ma'ahu wọ́n sì dìde pẹ̀lú rẹ̀ qala anshadukumullah ayyukum waliyuhu wọ́n ní mo ń bẹ̀ yín pẹ̀lú Ọlọ́run Ọba ta ni qalu Abu Talib wọ́n ní Abu Talib ni falam yazal yunashiduhu kò yẹ kó gbò ó bẹ̀rẹ̀ sí ń bẹ̀ hatta raddahu Abu Talib títí Abu Talib fi dá padà ẹmọ́ ẹfẹ̀mí sí bíbà yínáwó ẹfẹ̀mí sí bíbà yínáwó wa ba'atha ma'ahu Abu Bakrin Bilalan wa ba'atha ma'ahu Abu Bakrin Bilalan so Abu Bakri wá rán papọ̀ mọ́ Annabi sallallahu alaihi wasallam Bilal so wazawadahu rahib rábà yìí ó wá fún minal ka'ak nínú kéèkì wa zait àti òróró so àti òróró wani qala abu isa salmamu tirmidhi sọ pé hadha hadithun hasanun gharib hadithi hasani ni but hadithi tó wà gharib ni that is ọ̀nà tó gbà ó so bóyá ọ̀nà ẹyọ̀kẹ́ ló gbà kèsè hadithi tó gbajúmọ̀ táwọn èèyàn ma la na'rifuhu illa min hadha alwajh àmọ́ pó wá àyàfi ní wajhu yìí so bí alimamu Tirmidhi bá ṣe gba ìta ìrìn àjò annabi sallallahu alaihi wasallam pẹ̀lú ọkùnrin Abu Talib lọ sí gini lọ sí sham tó fi pàdé rábà yìí so hadith yìí rẹ̀ al-Albani wọ́n sọ háhá rẹ̀ alhakim àwọn náà ṣe kíni nínú ọ̀rọ̀ tí tàti kà síwájú àwọn náà ṣe kíni àwọn náà sọ haha rẹ̀ bákanáà ibn hajar bákanáà ibn kathir so bákanáà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ but ẹ́rì pé wọ́n sọ ń bíbà yí pé kíni wọ́n sọ ń bíbà yí nínú hamishe ìtànkà tẹ́lẹ̀ pé kíni qala dhahabi munkarun munkarun jiddan so qala dhahabi munkarun jiddan sẹ́jẹ́ ká ká ọ̀rọ̀ alimamu zahabi náà níbi tán ti sọ pé munkarun jiddan sẹ́jẹ́ ká ká ọ̀rọ̀ alimamu zahabi so nínú siyar alamin nubala mujallala àkọ́kọ́ page 58 so tó ní ṣe pẹ̀lú sí tó ní ṣe pẹ̀lú síra annabi sallallahu alaihi wasallam alimamu zahabi sọ nípa riwaya yìí nípa àdífì tó sọ́rọ̀ rọ́hìbù wọ́n ni alimọ́mù záàbí sọ pé tafarwọ́dà bí i kùrọ̀d sàbí kìrọ̀d ìkanú àwọn ọ̀rọ̀wí hadithi ni wasmuhu abdurrahman ibn ghazawan thiqa ẹmọ gbọ́n kan tí alimọ́mù záàbí náà sọ ẹmọ gbọ́ alimọ́mù tafarroja bí òun ìkẹ́ ló gbàwá tó fi ń bá nǹkan tí alimamu Tirmidhi náà ti sọ tẹ́lẹ̀ pé kíni hadithun hasanun gharib wa rawahu an-nasu an Qirad àbí Qirad àbí gbogbo mọ́ sí ṣe dọ́pù ọkùnrin so ní pé àwọn èèyàn gbàwá látọ̀dọ̀ Qirad wa hasanahu Tirmidhi so adh-Dhahabi náà sọ pé at-Tirmidhi sọ pé ni wa huwa hadithun munkarun jiddan hadithun munkarun sí hadith wọn ń pè ní hadithu munkar hadithu munkar ó ti pé munkaru nakara rẹ̀ níbi isnadi ló wà àbí nakara rẹ̀ níbi kíni níbi matnu ló wà so tó wáyé pé nakara rẹ̀ níbi isnadi ló wà ó túnmọ̀ pé isnadi yẹn kò àwọn òrírò ẹ̀rí láyé bóyẹ́ ni yóò gba hadith yẹn wá lọ́dọ̀ ẹ̀rú ẹni báyìí rí tó wáyé pé nakara rẹ̀ níbi matnu ló bóyẹ́ wọn nǹkan tó ṣàjòjì gan àwọn nǹkan tó ṣàjòjì gan so actually wọ́n ma ń lo munkar nínú istilah àwọn àwọn tó wà ní asro imam ahmed wọ́n lọ wọ́n ma lo munkar fún àdíjọ wípé tán bá kà lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí pé eléyìí tí ẹ gbá ṣe pé àwọn ọ̀rọ̀ kan wà tán bá mú wá fún yàn ṣe mọ́ tí ẹ lè fi munkar wé láyé sí àṣẹ so tí ẹ bá mú kàwọ́ àṣẹ lélẹ́yìí in tí ọ̀dọ̀ àwọn imam ahmed ni ọ̀rọ̀ yìí pé tí a bá ti sọ immediately pé kí ni yóò ti lọ ara oye so wọ́n ni wà aina kana abubakirin azahabi tẹ̀síwájú pé ibola abubakirin wọ́n gbà yẹn kana ibnu sinin so 10 years old abubakirin gbà yẹn torípé anabi sallallahu alaihi wasallam ọmọdún mélòó ni nígbàtí 12 years ni فإنه أصغر من رسول الله صلى الله عليه وسلم بسنتين ونصف torípé àbúbákìrì kéré sáà nẹ́bì sallallahu alaihi wasallam pẹ̀lú 2 and a half years so yẹ́ tún mẹ́lẹ̀ ìlú nínú ẹ̀ èyí gbọ́dọ̀ gbàgbé rẹ̀ kò tí ì ra illa ba'da al-mab'ath àyàfi lẹ́yìn ìgbà tán gbé annabi sallallahu alaihi wasallam dìde so ẹmọ́ gbàgbé gbẹ̀yìn ìgbẹ̀yìn àdísì tàkà fún àwọn ẹ̀sìn ká ìgbẹ̀yìn ẹ̀ fún alẹ́ẹ̀kẹ́sì ìgbẹ̀yìn rẹ̀ ní pé kíni ní pé falam yazal yunashiduhu hatta raddahu abu talib wa ba'atha ma'ahu abu bakrin bilalan ní pé nígbàtí abu talib dá padà abu bakr wá ṣe kíni ó wá rán bilal papọ̀ pẹ̀lú rẹ̀ sẹ́rákun ọmọ 12 years ọmọ 10 years so Bilal sẹ́wọ̀n kan so in tí nínú àwọn kan tí az-Zahabi sọ nìyàn wọ́n ni walam yakun wulida ba'd ìgbà yẹn wọ́n ò sì tí bí Bilal gan wa aidan fa idha kana alayhi ghamama wọ́n ni az-Zahabi sọ pé tó bá ṣe pé cloud wà pẹ̀lú rẹ̀ tudhilluhu tó wà tó ń ṣèdà nẹ́bì sallallahu alaihi wasallam kayfa yutasawwar bó ní ó èyí ó sì tún wá imagine pé an yẹ̀mí ìlàfẹ́ òṣàjárọ̀ ní pé ṣé di igi náà tún wá sí gíní yóò tún wá múfù sọ́dọ̀ rẹ̀ ẹni anna dhilla al-ghamam torí pé ṣé di cloudo yóò dí mú fẹ́ àṣàjárọ̀ kò ní jẹ́ kí ṣé gíní igi mọ́ so imam wọ́n ni allati nazala tahtaha tó sì pọ̀ wà lábẹ́ rẹ̀ walam nara nabiya sallallahu alaihi wasallam wọ́n ni ààrẹ annabi sallallahu alaihi wasallam o zakaro aba talibin qattun bi qawli rahib ní pé ààrẹ annabi sallallahu alaihi wasallam kó dákọ̀ abu talibu kó wá dákọ̀ ọ̀rọ̀ rábà yìí ma wala tadhakaratuhu quraish àwọn quraish gan wò gẹ́rẹ́ tí wọ́n kèé ṣe ọ̀rọ̀ àwọn àgbàlagbà tán sọ pé wà pẹ̀lú Abu Talib yẹn wọ́n ṣe kí ni wọ́n ò gbà wá ma'a tawaffuri himamihim wa dawa'ihim ala hikayati mithli dhalik pẹ̀lú pé himma himma wà fún rùn kẹbàí kan gba rùn kẹbàí àtàwọn reasons tó yẹ kí yẹn narrate rùn kẹbàí pọ̀ gan wọ́n wá gbà wá falaw wala baqiya indahu sallallahu alaihi wasallam hassun minan nubuwa so wani kò bá sì máa bẹ láàrín kò bá máa bẹ fún ànábì sallallahu alaihi wasallam nípa ìṣẹ̀lẹ̀ yìí o ní pé àwọn indications yìí nubuwa ni walamma ankara maji alwahyi walamma ankara maji alwahyi ilay wọn ò sì ní tako wáhì tó wá bá ànábì sallallahu alaihi wasallam oye àwọn Quraysh na fi ń sọ yẹn so wọ́n ni awwalan bi ghari Hira ok wọ́n ni annabi sallallahu alaihi wasallam annabi na wọ́n báwí wọ́n ni wala ma ankara maji alwahi ilay wọ́n na annabi ò sí ní tako wáhì tó wá bá like kéèsì tako kò ní jọlójú wáhì tó wá bá awwalan nígbà alákọ̀ọ́kọ́ bi ghari Hira nígbàtá annabi wà ní ghari Hira so kò yẹ kó jẹ́ annabi lórí torí pé gbà tó wà 12 years wọ́n ti wọ́n ni wà átà Khadija ó wá bá Khadija khaifan lẹ́yìn tí ń páyà ala aqlihi lórí pé sí nǹkan òtí máa ṣeun walamma dhahaba ila shawahiqil jibal yarmi nafsahu sallallahu alaihi wasallam wọ́n nígbà tá Nábì tún lọ sí àwọn etí wọ́n ní tó bá yí pé khawfu yí lápá lára Abu Talib ó wájá nábi sallallahu alaihi wasallam kaba padà kayfa kunta kayfa kanat tadhibu nafsuhu an yumakkinahu min as-safari ila ash-sham tajiran li khadija bó wá dá padà àìpẹ́ sígbà yẹn Ànábì sì tún ṣe ní àjò padà náà láti lọ ṣòwò fún khadija ṣe ẹ̀ tí ra dúrú sẹ́kẹsẹkẹ tí alimamu Zahabi fi dé pé munkar ni so ti yé kí lọ lákọ́kọ́ alákọ́kọ́ ni pé tafarroda bihi qira'at so qira'at ni pé qira'at ni kan ló gbà wá oye ẹlẹ́kejì ni pé kí ni Abubakri gan ọmọdún mẹ́wàá nígbà yẹn so bí o ní ó sì wá ní Bilal sí kí lẹ́lẹ́ kẹta so ní pé tó bá yí pé cloud ń bọ́ anẹ́bí sallallahu alaihi wasallam ni so kò ní igi òtún ní máa wá sọ́dọ̀ rẹ̀ mọ́ torí pé igi ó ti bo ṣédì cloud ó ti bo ṣédì gíntì ẹ̀ ìyẹ́ jẹ́ lẹ́kẹta àbí ẹlẹ́kẹrin kíni ní pé ààrẹ anẹ́bí sallallahu alaihi wasallam kó sọ pé ìṣẹ̀lẹ̀ yìí pẹ̀lú Abu Talib àbí ẹlẹ́kẹrin àwọn Quraysh náà ṣe kíni so àwọn aṣíyákì yóò sọ ẹlẹ́ẹ̀kẹfà so tó bá yẹ kó ṣẹlẹ̀ ní hassun nubowa nubuwa ọba ṣẹ́kù fún annabi pé ìmá fílì ìjá annabi ọba ṣẹ́kù annabi ọba má páyà nígbàtí jìbìrì wá bá tó wá mú wà hìbà so yí báyìí so àwọn nǹkan tí bí méje àwọn àtẹ́lẹ̀ẹ̀kẹ́ ìjọ òun ni pé Abu Talib tún wá nígbà kí annabi tún wá sí ìrìn àjò fún Khadija so láìpẹ́ sígbà yìí so yí báyìí ọ̀rọ̀ àdáàbí ò ti tàn àdáàbí wá ní wà fil hadithi alfadhun munkaro níbẹ̀ hadithi àwọn alfadhu tẹ́yìn o tó wà munkaro wà ń bẹ̀ ẹ ma gbọ́ o tushbihu alfadhu tariqa ó jọ àwọn alfadhu àwọn tàríkà àwọn onímsọ̀rọ̀ àwọn súfí so ẹ̀yin náà sì mọ̀ pé gbogbo àwọn orin tán máa ń kọ nìyẹn pé eh, gọmáàmà so ní pé ẹni tí gọmáàmù bò so tẹ bá ń wo táwọn Sufi ṣe máa ń sọ pé cloud bu annabi sallallahu alaihi wasallam òun ma annabi tá annabi bá rìn lọ́bá annabi ò ní shadow so nípa annabi ò ní shadow gbogbo bí tó ti stem o nípa annabi ò ní shadow tá annabi bá rìn lọ́bá so kò sí shadow fún annabi kí ló dé torí pé cloud ó ma ń wà lókè annabi gbogbo wa ní tá bá rìn so in tí àzáàbí sọ pé kíní kíní nìyẹn pé tushbihu alfadha at-tariqa ó jọ ọ̀rọ̀ àwọn tàríkà oye máa ẹmọ agbọ́ máa annabna aid pẹ̀lú pé ẹni tán pè ní ibnu aid o rawa ma'nahu fi maghazihi òun náà gba ẹni tó jẹ́ ìtumọ̀ yíwá nínú maghazi rẹ̀ àwọn in tó ní ṣe pẹ̀lú ogun annabi sallallahu alaihi wasallam so àwọn síọ̀rọ̀ náà ni so kutubul maghazi àti dákọ̀ ilé fún wa dúnà qawlihi yàtọ̀ sí pé kò sí ń bẹ̀ o wa ba'atha ma'ahu abubakirin bilala kò sí níbi tí e, e, ibn al-aidh gbà wa so yí báyìí so yẹ́ dìgbà ah, àwọn nǹkan tí àdáhàbí mú wáyìí àwọn nǹkan tó tó wòye sí tòótọ́ ni so àwọn nǹkan tó tó wòye sí tòótọ́ so nínú àwọn tó gbá kíso iná àbáwọn tó sọ so òun náà ní kíni Ibn al-Qayyim ta'ala so ẹwọ ẹ padà sí fitina yìí ọ̀rọ̀ kan wà ń bí hamish ń bíwá ọ̀rọ̀ az-Zahabi ni yẹtún sọ pé munkarin so Ibn al-Qayyim wá sọ nínú Zadul Ma'ad nínú hamish ń bí pé wa waqa'a fi kitabi Tirmidhi wa ghayrihi Ibn al-Qayyim sọ pé ó wà nínú tírà at-Tirmidhi àtàwọn ẹlòmí náà annahu ba'atha ma'ahu bilalan ní pé ó rán bilal papọ̀ ma annabi sallallahu alaihi wasallam padà lọ sí mẹ́kà wa huwa min al-ghalati al-wadih nínú àwọn àṣìṣe tó clear lélẹ̀ fa inna bilalan idhak tó rí pé bilal nígbà yẹn o la'allahu lam yakun mawjudan kódà bóyá kò tí ma bẹ gan wa in kan tó bá ti ẹ̀wà ń bẹ o falam yakun ma'a ammihi kò sí pẹ̀lú wọn kò ànábì sallallahu alaihi wasallam gbà yẹn wala ma'a Abi Bakrin bẹ́ẹ̀ sì ni kò sí kíni kò sí pẹ̀lú Abi Bakri ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tí Ibn Qayyim náà fẹ́ sọ Ibn wa dhakara al-Bazzar salimamul Bazzar wọ́n dákọ̀ rẹ̀ fi musnadihi nínú musnadi wọn hadha al-hadith hadithi wa lam yaqul al-Bazzar wò sọ nínú musnadi rẹ̀ pé wa arsala ma'ahu ammuhu bilalan ní pé ammu rẹ̀ wá rán bilal papọ̀ mọ́ walakin qala rajulan òun kà sọ pé gini ó rán ọkùnrin kan papọ̀ mọ́ ṣe ti rẹ̀ ó bá ń tí àdáhàbí náà sọ mú pé ibn al-aidh náà ṣe gini òun náà gba ọ̀rọ̀ yíwá so yí báyìí so ọ̀rọ̀ alimọ́ ibn al-qayyim ni wọ́n ni so uh, al-imam uh, awa al-hafiz mal al-qari wọ́n sọ nínú uh, mirqatul mafatih wọ́n ni al-hadithu rijaluhu thiqat hadithi yìí rijali rẹ̀ thiqat ni wa laysa fi wa laysa fihi kò sí fẹ́ sí nǹkan tẹ́yìn ọmọ kẹfin bẹ́ sí wa hadhihi al yàtọ̀ sí gbólóhùn yìí pé hiya anna ababakirin kana ma'ahum nígbà ababakirin wà pẹ̀lú wọn fàyàhtẹ́bìlò ẹmọ gbọ́ wọ́n ni ó pọ́síbù annaha mudroja annaha mudroja so kí ni mudroj eh wal mudrojatu min ba'di alfáàdì ruwati tasolat so ní pé ó lè jẹ́ mudroja pé bóyá àwọn alfáàdì ruwa ló ṣe kíni ló sáwọnú rẹ̀ wọ́n ni annaha mudrojatun fihi munqadi'atun min hadithin akhar bóyá ó gé kúrò lára hadithi mi wahman tó jẹ́ wahm tó jẹ́ síse min ahadi ruwati látọ̀dọ̀ àwọn tó ṣe kíni látọ̀dọ̀ ìkannu àwọn tó gbà wá ètò ẹmọ kó àwọn ma'lumati papọ̀ az-Zahabi náà gbà pé ẹni tó gbà wá qirad ní pé kíni ní pé fíkọ̀ ni Bukhari wọ́n gba ìgbà látọ̀dọ̀ rẹ̀ àbí so mẹ́lẹ̀ alqari àwọn náà sọ bíbá ìgbé kíni rijaluhu uh, thiqat so yí báyìí so uh, in tí yóò fi rí pé in tí ikhtilafu fi wà nípa hadithi ni az-Zahabi sọ pé munkar ni kódà az sọ pé mawdu' ni so az-Zahabi tún sọ pé kíni mawdu' ni láláyé mi so but ala kulli hal Sheikh Muhammad Nasiruddin Albani wọ́n sọ pé kíni wọ́n sọ pé àwọn náà gbà wọlé la'allahu hasanahu aw sahahahu so ó wà nínú sahihu sunan tirmidhi àti sahihu sira so ìwọ wà lè yàn fẹ́ mú èwo lè yàn fẹ́ mú gangan so ẹ̀yí kí n ká ọ̀rọ̀ alimamu uh, uh, alimamu albani tẹ̀ wá lọ́rọ̀ tó gùn gan tẹ́yàn lè ṣe fáyídà ń bẹ̀ nípa hadithi so nípa hadithi ọ̀rọ̀ yẹn gùn gan a lè má rí gbogbo ẹ̀ka fún wa so átíkù kẹrin ọkọ̀ átíkù yẹn ni hadithatu ar-rahib hadithatu ar-rahib al-musamma bahira haqiqatan la kharafa hadithatu ar-rahib al-musamma bahira haqiqatan la kharafa Salman al-Albani ní átíkù kan tán pè ní ìṣẹ̀lẹ̀ rabai tán pè ní bahira tí wọ́n sọ ní bahira haqiqatan òdodo ni lákíní láàkọ̀rọ̀fà kìí ṣe àhúnjọ so ibi tán ti tẹ átíkù yẹn majallatu àtàmàdùnul islami so majallatu tàmàdùnul islami so 25 25th bóyá 25 eh, magazine abinka so page 167 167 175 so ní Damask ní Damascus ní Damascus so wọ́n tẹ̀ ní 1379 hijiriya so 1379 hijiriya so Sheikh Al-Albani sọ mẹ́ ẹmọ́ gbọ́ Sheikh Al-Albani sọ pé qara'tu fi ajiza wọ́n ní àwọn kà ní bí abala min hadhihi al-majallati al-karima abala magazine bahthan ní pé eh, research kan min kitab al-muntaqa fi tarikh al-qur'an nínú tírà al-muntaqa fi tarikh al-qur'an lil ustaz abdurrauf al-misri tahta unwan lábẹ́ taitu khurafatu rahib bahira ní pé khurafa ni ní pé àlọ́ ni ìtàn bahira so Sheikh Al-Albani wa mú ọ̀rọ̀ tẹ́ni ẹ̀ sọ mẹ́ pé lam yathbut bi sanadi sahih kò rílẹ̀ pẹ̀lú sanad tó lálàáfíà àní sọ̀hábà látọ̀dọ̀ àwọn sọ̀hábà wala àní tàbí'in àbí látọ̀dọ̀ àwọn tàbí'in o hadithatu bahira arrohib ìṣẹ̀lẹ̀ bahira arrohib nasturs nasturs walam yathbut bi sahihain bẹ́ẹ̀sì ni kò sínú sahihain ilẹ̀ àti matẹ́rẹ̀ àbí kada bi anna qabala rasulallahi sallallahu alaihi wasallam ní kó pàdé òjíṣẹ́ Ọlọ́run ọba hatta fi sigharihi ní pé nígbà tó wà ní kékeré rẹ̀ ma'a ammihi abi talib pẹ̀lú ọkùnrin abu talib fi safarihi ila sham níbi ìrìn àjò rẹ̀ lọ sí sham walam yashir ila tilkil haditha wani annabi sallallahu alaihi wasallam tó ka sí ìṣẹ̀lẹ̀ yẹn o la tasrihan wa la talmihan directly àbí indirectly fi jami'i ahadithi níbi gbogbo hadithi rẹ̀ pátápátá wọ́n ní wa adwari hayati àti gbogbo ìgbésí ayé rẹ̀ bal kanat hadithatu bahira yálà ìṣẹ̀lẹ̀ bahira yóò so ìṣẹ̀lẹ̀ bahira yìí so wọ́n ní ghaflatan min ba'di kutabi sira ìfọ́nufọ́ra ni látara lọ́tọ̀dọ̀ àwọn tó ma ń kọ sírọ̀ wọ́n ní dásáha dásin da, olùdánkẹ́kọ̀ọ́ kan ló dápọ̀ lè ta'zimi sha'ani nabi sallallahu alaihi wasallam láti gbé ipò annabi sallallahu alaihi wasallam ga fi sagharihi nígbà tó wà ní kékeré wọ́n ni wà naqalaha ashabu siyar àwọn tó máa ń kọ síra àwọn tí gbà wá min ghayri tamhis láì ṣe kíni láì yanjú rẹ̀ so ní tẹ́ni yẹn sọ ni ẹ̀ o so Shaykh Al-Albani sọ nǹkan tẹ́ni yẹn sọ ni ẹ̀ rí pé àwọn ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ àwọn ọ̀rọ̀ tó mọ́lòdó dání tó tọ́ ni torí pé àwọn èèyàn máa ń ṣe báyìí dáadáa wọ́n ní Sheikh Al-Albani sọ pé hadha lubbu ma jaha fil bahth al-madhkur so point nǹkan tó wá níbi bahth ta dákọ síwájú yẹn nìyẹn so Sheikh Al-Albani wọ́n fẹ́ wá wọ́n fẹ́ wá bẹ̀rẹ̀ sí ń sàlàyé rẹ̀ wọ́n kọ́kọ́ mú ìsinádì yẹn wá gẹ́gẹ́ bí àtọ̀ríkọ̀ Sheikh Al-Albani wọ́n kọ́kọ́ mú ìsinádì kìíní yẹn wá àti bó ṣe ṣẹlẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí sọ wọ́n ní ok wọ́n sọ pé wa hadha ok wọ́n ni wa hasanahu tirmidhi wa isnaduhu jayyidun wọ́n ni isnadi rẹ̀ da wa qad sahahahu al-hakim wal-jazari wa qawwahu al-asqalani wa suyuti wa qad bayyantu sihhatahu ala tariqati ahli al-hadith ṣẹ́kọ̀ àwọn ẹ̀sọ́kọ́ mo ti sàlàyé pé iṣẹ́ ìṣẹ̀lẹ̀ Bahira yìí ìṣẹ̀lẹ̀ Rahibu yìí mo ti sàlàyé pé sihhatahu fi majallati muslimin nínú magazine àwọn muslimun ẹwọ àwọn ẹwọ àwọn juhud àwọn àfáà súnnà àwọn tí wọ́n gbá tí wọ́n ní o Sheikh Al-Albani tí wọ́n tún gbá tí wọ́n ní o láàrin àwọn súfí àwọn hanafi àwọn kùbúrí sẹ́wọ́ juhud àwọn àfáà súnnà so the same thing náà Sheikh bin Baz àwọn ti kọ kíní báyìí sínú magazine báyìí kó yá lọ tún ṣe kó sì mọ́ sọ̀rọ̀ ẹ̀ ma so ẹmọ ẹwọ àwọn juhud àwọn àfáà súnnà so Sheikh Al-Albani kèsì gbogbo ẹ̀ ní ń kà fún wa wọ́n ní ṣubuhatu hawla hadithati haula al-haditha wa jawabuha wọ́n láwọn ṣubuhati nípa àṣẹlẹ̀ yìí àtàwọn èsì fún wọ́n ni aṣubuhatul ula wọ́n ni ṣubu aláwọ̀kọ́ ni pé annabiya sallallahu alaihi wasallam lam yushir ila dhalik ila tilka al-haditha nípa annabi ò tọ́ka sí ṣẹlẹ̀ yìí la tasrihan wa la talwijan wọ́n ni wal jawab wọ́n lè sì fẹ́lẹ̀ ni pé òun náà ni pé izkullu man indahu dharra min ilmin ẹni tó bá ní tó kéré jù númà bí sírati nabi pẹ̀lú síra nabi sallallahu alaihi wasallam wa sírati ghayrihi min al-uzama àti síra àwọn ẹlòmínà nínú great people ya'lamu yóò mọ̀ anna akthara hadhihi síra ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn síra yóò waradat an ashabihim ní pé wá látọ̀dọ̀ àwọn tí wọ́n sọ wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ashabu wọn ni oye so the first part nabi o sọ kò túnmà pé kíni kò túnmà pé kò ṣẹlẹ̀ so shubha thaniya qawlu al-ustadh anna bahira rahib kana fi al-qarni ra so gbogbo àwọn ilé so Sheikh al-Albani sàfihàn ilẹ̀ pé àníṣẹ́ orin rẹ̀ so wọ́n tún kọ́rọ̀ dù fún ẹni tí orin rẹ̀ ẹ máa gbọ́ núktọ̀ kan wà ń bí tàfi tàfi parí pé wọ́n ni inni akhsha ok rárá wọ́n ni so ibi gọ́wọ́n bí ti Sheikh Al-Albani ti ń sọ pé nínú àwọn àwọn kẹfín pé ìdí tí àwọn kẹfín sí dọ́tọ̀ yìí pé kó mọ́ jẹ pé ẹni yìí náà wà nínú àwọn tán máa ń takò àwọn mu'jizata nabi sallallahu alaihi wasallam wọ́n sọ nínú átíkò yìí wọ́n sọ nínú átíkò yìí so nípa àwọn kẹfín pé kó mọ́ jẹ pé ni yìí wà nínú àwọn tán máa ń takò mu'jizata nabi sallallahu alaihi wasallam sí àzáhàbí wà àzáhàbí wà nínú àwọn tán máa ń takò mu'jizata nabi so aha wọ́n ní inna akhsha ma akhshahu wọ́n ní nǹkan tí mo ń páyà jù nínú nǹkan tí mo ń páyà an yakuna al-ustadhu al-misri wọ́n ní pé ustadhu misri yìí wọ́n ní min ulaika alladhina la yusaddiquna bi mu'jizati an-nabi ipé kó mọ̀ sí pé òun náà wà nínú àwọn tí wọ́n gé ń gba mu'jiza nabi wọlé àti sàlàyé àwọn ipá ìfún wa a sọ pé àwọn mustashirikun àwọn kílòkẹrẹ àwọn mufakirun àwọn intellectuals so bí àwọn Taha Hussein àwọn Qardawi àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn nínú àwọn tí wọ́n kóró rí àwọn mustashirikun so tó ipé wọn ò kí ń gbà nkẹ mí tó ma ń sọ pé kò sí mọ̀jíza mí fà nẹ́bẹ̀ àyàfi Qur'an so àwọn tẹ́rẹ àwọn orientalist ma ń sọ báyìí àwọn kílòkọ rẹ̀ àwọn intellectuals mufakirun so àwọn náà ṣe kíni àwọn náà ma wọ́n jogún ẹ̀ lọ́dọ̀ àwọn mustashirikun so almuhim ni pé ìsìláfù wà lọ́dọ̀ àwọn àfún súnnà nípa harifai ní pé sóòrìn àbí kò sí kíni àbí kò nílẹ̀ bọ̀ ìsìláfù yẹn kò bá rọ́rọ̀ àìfẹ́ gbà wọlé tí ẹni tí òun fẹ́ gbà wọlé látara kún ògbà mọ́jísà náà bí wọlé at the same time náà the fact pé àwọn àfáà súnnà míì sọ pé ó nílẹ̀ kò fi aláṣejù àwọn sófì kò sí kíni kò fi nílẹ̀ nípa pé gbogbo ògbà pé ànẹ́bì ò níbògì bọ́tá ànẹ́bì bá rìn báyìí ànẹ́bì máa ṣe kí ni cloud máa ń cover ànẹ́bì ni so alimamu zahabi wọn ò takó torí ìrákàì wọ́n takó torí kíni torí ìsinádi ni oye wọ́n takó torí kíni torí nàkárọ̀ rẹ̀ àwọn àfáàtán sì ah, so yí bọ̀tí tó wà ń bẹ̀rẹ̀ ni pé èyí ó gbà wọlé náà nígbà tó ṣe pé in tí àwọn tó pọ̀jù náà àwọn afá yìí tán ṣe nìyẹn wọ́n gbà wọlé so wọ́n gbà wọlé so but pẹ̀lú pé ìṣẹ̀lẹ̀ pé Abubakar wá náà Bilal òun ṣe kíni òun ò ṣẹlẹ̀ oye pẹ̀lú pé kíyàn sì tún wà kẹ́fù náà pé kíyàn kàfin rẹ̀ ní kíyàn fi nílẹ̀ pé á ah, ànábì pàdé rahib kódà ó kọ bà hírọ̀ yẹn ẹ́rì pé kò sínú ti àtírìmìdì ó kọ yẹn náà àwọn afámi tún jẹ́ àníyàn pé kìí sókọ rẹ̀ nìyẹn kódà ó dàgbà àlìbá ní sọ́nbí wọ́n sọ́nbí wáyé pé bọ́lọ̀un pé bà hẹ́rọ pé alwákìdí ló gbàwà walwákìdí kazab so alwákìdí tí tó gbajúmọ̀ nínú sírọ̀ yìí kazab ni àwọn afá ara dì sí pé hátìkù yá tìkù tó yẹ kí tọ́lì ìrìn ilmi kan so but time olè gbàwá time olè gbàwá so àti kága àwọn èèyàn sa àwọn èèyàn pé tó so kí ló so but hátìkù tó so wọ́n ṣe nà sí àfún akákàkáwò ká farabalẹ̀ o so ìdí èyàn kà sí ní pé èyàn ò fi rinlẹ̀ pé kíni èyàn ò fi rinlẹ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ but cloud kò sí cloud tọ́ ìyẹn Allahu alam so kí ẹ sì mẹ́jẹ káwọn ọ̀run sún fi ká fi ibẹ̀yẹn káwọn tó fi fẹ́ àwọn kan wọn lójú Wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabina Muhammadin wa ala alihi wa sahbihi ajma'in